آه، الحمد لله ثم الصلاة والسلام على رسول الله آه، وعلى آله وأصحابه ومن ولا وبعد آه، دكفر الله سبحانه وتعالى ستر عليكم كاتك فهو النبو محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أتيب بنتي يوم تليل عن النبي صلى الله عليه وسلم تتتي الله سبحانه وتعالى يوفي بوائره أتيب بنتو ولوريره àbẹ́lá ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí ó mẹ́nà tí ó lè ma tẹ̀lé mana tí ó sì máa pè àwọn ẹlòmínà sí inú mana torí pé àwọn ẹni tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ kudda dájú ni wa man ahsana qawlan mimman da'a ila allah wa 'amila salihan wa qala innani minal muslimin insha Allah ta'ala ni ìjókòó wáyìí a ma sọ àwọn ọ̀rọ̀ kékeré kuleima nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú almanhajjú salafi manhajjú salafiyya àti haqiqọ rẹ̀ pàápàá rẹ̀ àti àwọn nǹkan tó bukata àti àwọn nǹkan tó yẹ kéèyàn mọ̀ la'alla Allaha an yanfa'a bihi bóyá Allah subhanahu wa ta'ala yóò fi ṣe mí láǹfàní yóò fi ṣe ẹ̀yin náà yóò fi ṣe ẹlòmíràn tí ó sin bí yóò fi ṣe wọ́n ní àǹfàní so torí pé ojú ọ̀nà salafiyya òun náà ni ojú ọ̀nà òdodo òun náà ni in tí annabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ àwọn al-qurunul mufaddala in tí wọ́n wà lórí ẹ̀ nìyẹn so insha Allah ta'ala a ma wá ká fún wa nínú tíra àwọn afá àwọn sunna àwọn ọba àti àwọn sálàfù nínú àwọn iṣẹ́ wọn ọ̀rọ̀ wọn àlàyé wọn so insha Allah ta'ala a bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni wọ́n pè ní sàlàfíyà gangan so kí ni wọ́n pè ní sàlàfíyà so ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu al-Shaykh Muhammad bin Salih al هذه مستمعة من الرياض لها مجموعة من الأسئلة تقول في السؤال الأول أسمع عن السلف من هم السلف يا فضيلة الشيخ؟ naam so ẹni yìí wọ́n ní ó ní àwọn obìnrin tó bèèrè bèèrè ní pé ó ní àwọn oríṣiríṣi àkójọpọ̀ ìbéèrè ó ní òun máa ń gbọ́ tó máa ń sọ pé salaf kí ni wọ́n pè ní àwọn salaf gangan a rí pé salafiyya tán sọ salaf náà wà mẹ́ so Shaykh Uthaymeen wa ṣàlàyé السلف معناه المتقدمون sheikh zemi sọ pé in tán pín salaf òun náà ni àwọn tó ti síwájú al فكل سلف فكل متقدم على غيره فهو سلف wọ́n ni gbogbo ẹni tó bá ti síwájú ẹlòmí salaf ló jẹ́ fún gbogbo ẹni tó bá ti síwájú ẹlòmí salaf ló yẹni ẹjẹ́ fún فهو سلف له ولكن إذا أطلق لفظ السلف wọ́n ni ṣùgbọ́n tán bá ti tó ọ̀rọ̀ lafz salaf tán bá ti túlẹ̀ like tán bá ti ń lò generally tán bá sọ pé salaf salaf eléyìn sọ pé salaf eléyìn náà sọ pé salaf eléyìn náà sọ pé salaf فالمراد به القرون الثلاثة المفضلة wọ́n ní dọ́gba lérò ní al-qurun al-thalatha al-mufaddalah àwọn the best three generations so àwọn the best three generations sahaba àwọn ni àwọn sahaban nabi sallallahu alaihi wasallam والتابعون wa tabi'un àwọn tabi'un àwọn tó wá lẹ́yìn àwọn sahaba nabi àti wa tabi'unhum àtàwọn tó wá lẹ́yìn tí wọn haula'i hum salafu salih wọ́n ní àwọn ẹni yìí àwọn ni wọ́n ń pè ní salafu wọ́n ní ẹni tó bá wá lẹ́yìn mu so wọ́n ní ẹni tó bá wá lẹ́yìn náà so tó ní ojú ọ̀nà àwọn al-qurun al-mufaddala al-thalatha yìí so wọ́n ni fa'innahu mithluhum wọ́n lóhun náà ó dàbí wọn so túnmọ̀ pé àwọn salaf ó kà lè tán ní ìgbani but kò lè tán ní ala tariqati salaf wa in kana muta'akhkhiran anhum fi az-zaman wọ́n ni tó wà lójú ọ̀nà salaf ojú ọ̀nà àwọn salafi wọ́n ní kódà kó pé ẹni yẹn ó wá lẹ́yìn lẹ́yìn ní inú ìgbà bí irú àwa wà ń ṣe báyìí àwọn míì ó wá tí wọ́n tún pẹ́ sí ìgbà tí wà yìí لأن السلفية wọ́n ní pé torí تطلق على المنهاج الذي سلكه السلف الصالح رضي عنهم wọ́n ní wọ́n máa ń lò fún tàbí wọ́n ní wọ́n ma ń lò fún alminhaj ojú ọ̀nà tí àwọn sálàf tí wọ́n rìn lórí rẹ̀ كما قال النبي عليه الصلاة والسلام إن أمتي ستفترق على 73 فرقة wọ́n ní gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam tó sì ṣàlàyé pé al'umma yóò pín 73 sect al'umma òun yóò pín annabi wá sọ pé gbogbo àwọn sect yìí gbogbo ẹni ó wà nínú àyàfẹ́ yọkan ṣoṣo wàhíl jama'a wọ́n ni àwọn tí ò ní wà nínú àwọn náà ni àwọn aljama'a fi lafdin man kana ala mithli ma ana alayhi wa ashabi wọ́n ni inú ọ̀rọ̀ mi pé àwọn tó wà lórí irú nǹkan tí mo wà a ma dé pẹ̀lú ìtumọ̀ yìí a ma dé pẹ̀lú àwọn ìtumọ̀ tàà fún yìí فكل من كان على منهاج الصحابة والتابعين وتابعين wọ́n ní gbogbo ẹni tó bá ti wà lórí ojú ọ̀nà àwọn sàhábà àtàwọn tàbí'in àtàwọn tó wá lẹ́yìn wọn بإحسان فهو سلفي وإن كان في عصرنا wọ́n ní àtàwọn tó wá lẹ́yìn àwọn sàhábà بإحسان lórí dáadáa ni wọ́n ní irú ẹni yẹn yóò máa jẹ́ sàláfí so kódà kó ṣe pé irú àsìkò wà ìlú wa hada wa huwa al-qarn ar wọ́n ní eléyìí sí ní 14th century lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam so ọ̀rọ̀ sheikh muhammad bin salih al-uthaymin o ni àti gbọ́yì so bákanáà sheikh muhammad amman al-jami àwọn náà ní àlàyé nípa pé kí ní jẹ́ sàràfíyà ẹ ká gbọ́ ọ̀rọ̀ tí wọ́n náà معنى السلفية معنى السلفية المفهوم الصحيح للإسلام wọ́n ni tán pè ní sàràfíyà ni àgbọ́yé tó lálàáfíà fún Islam tí a máa fẹ́ ṣe àgbọ́yé tó lálàáfíà fún Islam so a sheikh muhammad amman aljami agbafa ni wọ́n jẹ́ so but Allah wa subhanahu wa ta'ala ó kádàrá pé òun ó tètè pè wọ́n sọ́dọ̀ ní nígbà tó jẹ́ tí wọ́n ti dàgbà púpọ̀ so lára àwọn àfá tí wọ́n dáàbò bo ẹ̀sìn ni tí wọ́n pèpè sójú ọ̀nà ẹ̀sìn táwọn àfá yìí yíra wọn sheikh bin baz sheikh mokbel sheikh al gbogbo wọn ni wọ́n yìí àfá dáadáa yìí المنهج الذي كان عليه السلف wọ́n ní ìtagbà lérò pẹ̀lú sàlàfíyà ni pé ojú ọ̀nà tí àwọn sálàf tán wà lórí ẹ̀ وذلك المنهج ليس بوضعي ولا اجتهادي wọ́n ní ṣe wá rí manhaj yóò ṣe rí ojú ọ̀nà yóò ليس بوضعي kìí sí nǹkan tí wọ́n hùn wala ijtihadi kìí sí ṣe in tó jẹ́ ijtihad ni pé wọ́n kàn wò pé ah, ẹjá ṣe báyìí ní ká fi gbé kalẹ̀ ara منهج مأخوذ من كتاب الله وسنة رسوله عليه وني وجونا كان توسي ومو نينو تيرا لابا اتي سنة وجشاري عليه الصلاة والسلام الصلاة والسلام هو المنهج الذي عناه النبي عليه الصلاة والسلام عندما قال للصحابة وني منهجي وجونا يي اوني ojú ọ̀nà tí annabi sallallahu alaihi wasallam gbà lérò nígbàtí ń sọ fáwọn sahaba pé taraktukum ala bayda'a naqiyya dhalika huwa al-manhaj wọ́n ní nígbàtí annabi sọ fún àwọn sahaba pé taraktukum ala bayda'a naqiyya mo fi lẹ̀ lórí nǹkan tó funfun gbò tó tún wọ́n makanga wọ́n ní manhaj yẹn la annabi sallallahu alaihi wasallam tafasi dhikru salafiyya ma al-akhwaniyya tablighiyya khata wọ́n ní kí wọ́n máa dákọ̀ salafiyya papọ̀ mọ́ àkọwàndíyà àtàwọn tẹ̀blígì wọ́n ní eléyìí àṣìṣe ni o khata'un kabir wọ́n ní àṣìṣe tó ní agbára ni النسبة عندما خط النبي wọ́n ní kí ni nisba kí ló ibo lọ́n ti jọra wọn ibo ni ikhwanjiya àti tẹ̀blígì ibo ni wọ́n ti jọ ah, ibo pẹ̀lú salafiya عليه الصلاة والسلام خطا مستقيم وخط خطوطا ألا ترون إن هذا الخط المستقيم هو السلفية wọ́n ní ẹ̀yin orí ní nígbàtí annabi sallallahu alaihi wasallam nínú hadith abdullahi ibn mas'ud tánàbí ya ìlà kalẹ̀ anábi wa ó ya ìlà ka straight anábi wa ya àwọn ìlàlẹ́gbẹ̀rẹ̀ lọ́tún rẹ̀ so wọ́n ní ẹ̀rí pé ìlà tó straight tánàbí ya yẹn òun ni salafiyya ni وتلك الخطوط هي الجماعات المتفرقة والمتفرعة wọ́n ní àwọn ìlà yòókù tánàbí wáyà sọ́tún sósì òun ni àwọn orísìírísìí àwọn ẹgbẹ́ tí wọ́n pín yà tí wọ́n fọ́nká rárára wọ́n ní eléyìí gangan ni reality لا يجوز ذكر السلفية مع هذه الجماعات wọ́n ní ó pọn dandan ká gbọ́ àwọn reality yìí kò tọ́ kíyàn máa dákọ̀ sàlàfíyà pẹ̀lú àwọn jama'ati àwọn orísìírísìí àwọn ẹgbẹ́ mara wọn هذه السلفية أما السلفيون وني تنقل سلفية للي وني ايه ولا ما تنقل سلفيون نسبة إلى السلف وني كما في رايتي أو لعن سلفنا نحن نعتز ونحمد الله أننا سلفيون وني أواو أفين باي أفين دوبة فلما باقي سلفيون ولسنا بسلف walakinna salafiyun wọ́n ní àwọn èsì salaf àwọn gangan kọ́ ni salaf but salafiyun ni wá as-salaf kullu man sabaqaka min abaika wa ajdadik wọ́n ní àwọn ìtàn pè ní salafu ni gbogbo àwọn tó bá ti síwájú rẹ̀ nínú àwọn bàbá àyàn àti àwọn bàbá bàbá àyàn ìtàn pè ní salafu ni wa idha jita ba'dahum wa khalaftahum fa anta khalafi wọ́n ṣùgbọ́n tí wọ́n bá wá lẹ́yìn wọn tó bá wá yapa wọn ìwọ khalafi ni wọ wa in wafaqtahum fa anta salafiyyun ay muttabi'un lis-salaf wọ́n ní ṣùgbọ́n tó bá wá tẹ̀lé wọn ìgbà lè yóò jẹ́ sálàfí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ń tẹ̀lé àwọn sálàfí wọ́n ní ẹ àwọn realities yìí lé àwọn realities tí àwọn ń ṣàlàyé ẹ gbọ́ الخلفي. dáadáa ifhamu man khalafa man sabaqa wọ́n ní ẹni tán pè khalafi so opposite is salafi ni so ẹni tán pè ní khalafi wọ́n ní ẹni tó bá yí apá ẹni tó síwájú rẹ̀ fa khalafa min ba'dihim khalfun adha'u as-salah wọ́n ní Ọlọ́run bá sọ nínú Qur'an pé fa khalafa min ba'dihim ó wá wá lẹ́yìn wọn khalfun àwọn katan yapa adha'u salah àwọn ráhùn láre al-Qur'an samahum khalf wọ́n ní alkùránù pé wọ́n ní khalf so khalafi àbí khalfi هؤلاء الخلف لأنهم خالفوا من سبقهم في wọ́n ní ìdí tán fi pè wọ́n ní khalf ni pé wọ́n ya pa àwọn tó síwájú wọn عقيدتهم níbi àkídà wọn àti ìrìnà wọn wọ́n ní wọ́n ma ń lo gbólóhùn khalf àti khalf fún wọn àwọn olùgbólóhùn kholaf àti kholifu fún wọn so alé ẹni tó bá wá lẹ́yìn tó bá yà pa àwọn salaf a mọ̀ pé ní kholafi àbíká pé ní kholifi amma man jaa ba'da man sabaqahum wa wafaqahum wa tabi'ahum wọ́n ní ẹ̀rẹ́ tó bá wá lẹ́yìn wọn o tó wá ń tẹ̀lé wọn tó sì ń bá wọn mu wọ́n ní ohun salafi ni ó máa jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé a ma fi tí sọ́dọ̀ wọn the fact pa n pè ní sálàfí kìí sí pa n sọ pé òun gangan òun náà ó ti lọ nínú gbà gẹ́gẹ́ bí ìkannú àwọn tí àdánwò gbá nígbà wa ìgbẹ́ bó sí ń sọ so but in tán sọ ni pé wọ́n fi ń tí sọ́dọ̀ àwọn tó fi ṣe kíni tó ti síwájú wọ́n ni ẹni o kò wá tọ́ ká má gbé sẹ́gbẹ̀ kankan náà pẹ̀lú àwọn ẹgbẹ́ yòókù gbogbo àwọn ẹgbẹ́ tí ó wà ń tàyí so ọ̀rọ̀ sheikh Muhammad Amman Al-Jami ohun láti bọ́ yìí so bákanáà ó tún ṣe pàtàkì náà bóyá ká tún gbọ́ ọ̀rọ̀ sheikh Muhammad Nasiruddin al so níbi tá ti ṣàlàyé tán bí wọ́n ẹ̀yíká gbọ́ الإخوة الجالسين يسمعون عن الدعوة السلفية سماعا ويقرؤون ما يكتبوا عنها من قبل قبل خصومها لا من قبل أتباعها ودعاتها فإن فالمرجو من فضيلتكم وأنتم من علماء السلفية ودعاتها شرح موقف السلفية بين الجماعات الإسلامية اليوم نعم أني àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n jókòó wọ́n ma ń gbọ́ nípa dáwà sàlàfíyà wọ́n kà ma ń gbọ́ lásán wọ́n ni wọ́n sì ma ń kà nípa rẹ̀ látọ̀dọ̀ àwọn tó jẹ́ ọ̀tá rẹ̀ so kìí ṣe lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń pèpè sí wọ́n ni ń tàwà rọ́kẹ̀ látọ̀dọ̀ ọlọ́lá yín ẹni àpẹni yín ẹ̀yin sì jẹ́ nínú àwọn àfá sálàfì náà àwọn àfá àwọn ulama salafiyya wọ́n ni àtàwọn tó fún wa kí islam tó fọ́nká láyé lónìí أنا أجبت عن مثل هذا السؤال أكثر من مرة لكن لابد من الجواب وقد لها سؤال wọ́n ní Sheikh Al-Albani sọ pé àwọn ti dáhùn irú ìbéèrè yìí ju ẹ̀kan lọ ẹgbẹ́ kò sí tàbí ṣùgbọ́n káwọn tó dáhùn ní sí ìtàn ti ṣe gẹ́ni tó ti ju question yìí أقول كلمة حق لا يستطيع أي مسلم يجادل فيها بعد أن تتبين له الحقيقة wọ́n ní àwọn ó ṣàlàyé àwọn òdodo tó sì pé kò tọ́ fún mùsùlùmí kẹ̀kẹ́ kó máa jiyàn lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn reality bá ti hàn sí alhaqiqo tó bá ti hàn sí الدعوة السلفية نسبة إلى ماذا السلفية nisbu ila salaf wọ́n ní tàbá sọ pé àdáwàtò salafiyya kí la fi ń tì sí wọ́n ní nisbatun ila salaf a fi ń tì sọ́lọ̀ àwọn salaf ni wọ́n ní ó wá pínlẹ̀ dáká ma àwọn wọn ni wọ́n pè ní salaf wọ́n ní tàbá ti ń lọ lọ́dọ̀ àwọn àfá àwọn àfá pé salaf salaf salaf tàbá ní ó tó lè kọ̀ tàbá pè nǹkan láyìí láì specify in tó ń sọ gangan ṣe pé ismu jinsi ni sálàfàrí ismu jinsi ẹjìn fún ìlà pẹ̀lẹ̀ tí má sọ pé tí má bẹ̀rẹ̀ sí sọ pé ilé ilé ilé ilé ilé tí má sọ pé ilé ilé tí má bẹ̀rẹ̀ sí ṣe ìtìlápò ilé èyí tó súnmọ́ jù ní pé ìtẹ́gbọ̀ ni pé kíni bóyá lè tèmi gangan mọ́ ń sọ so the same thing náà ta bá ń sọ salaf salaf salaf salaf ismu jinsi ni o kankan wà tó yẹ ká gbọ́ yìí bẹ́ so àwọn òwú gangan ló dálé lórí jẹ wọ́n ní tàbá ti ma àwọn tó ń pè ní salaf salaf salaf salaf wọ́n ní a ma nisba yìí salafiyya a ma tó tóun náà jẹ́ wọ́n ní a sì ma òsùnwọ́n rẹ̀ táàmà fi wọn sálàf a sì ma ìtumọ̀ rẹ̀ àtàwọn nǹkan tí ó dálé lórí wọ́n ní àwọn tó ń pè sálàfù ní àwọn three generations àbí three centuries three centuries àwọn tó ti pé ànábì sallallahu alaihi wasallam jẹ́rìí fún wọn pé àwọn náà fi ń dáa jùlọ níbi hadithi tó lálàáfíà hadithi yẹn ò tún wá lálàáfíà nìkan ó tún jẹ́ mutawatir ọ̀nà tí hadithi yẹn gbà wá pọ̀ débi pé èyàn lè ṣe méjì bá hadithi yẹn ṣẹlẹ̀ wọ́n ní hadithi yẹn tó wá wánà sahihain inú bukhari àti muslim àtàwọn mìíràn látọ̀dọ̀ àwọn النبي صلى الله عليه وسلم أنه قال نقول عن النبي صلى الله عليه وسلم يقول صقوي خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وني النبي صلى الله عليه وسلم صقوي خير الناس قرني àwọn èyí tó fi ń dájú ní gbogbo èèyàn pátápátá àwọn náà ni sẹ́ntírì ohun yìí ثم الذين يلونهم لينا àwọn tí ó tún wá lẹ́yìn wọn ثم الذين يلونهم لينا àwọn tí ó tún wá lẹ́yìn wọn هذول القرون الثلاثة wọ́n ní àwọn 3 centuries tí annabi sallallahu alaihi wasallam wípé tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá jẹ́rì fún wọn pé àwọn náà fi ń dá jùlọ àwọn 3 centuries yìí ni wọ́n yí tó máa ń dákọ̀ salafiyya ibi tó ń fira rẹ̀ tí sí ọ̀dọ̀ àwọn salafi náà ló ń fira rẹ̀ tí sí والسلفيون ينتمون إلى هؤلاء السلف wọ́n ní àwọn tàwọn pè ní salafiyun àwọn náà ń fira wọn ti sí ọ̀dọ̀ àwọn salafi عرفنا معنى السلف والسلفية wọ́n ní tàbá ti ma ìtumọ̀ salaf àti ìtumọ̀ salafiyya o wọ́n ní àwọn wà sọ alamari méjì kan الأمر الأول أن هذه النسبة ليست نسبة إلى شخص أو أشخاص wọ́n ní ẹ̀rí ìfira ẹni tì sí nísbà pé sàlàfíyà kìí sí pé èyàn ń fi ara ẹni tì sọ́dọ̀ èyàn kan àbí ọ̀dọ̀ àwọn èyàn kan كما هي نسب جماعات أخرى موجودة اليوم على الأرض wọ́n ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ bí ìfitì táwọn ẹgbẹ́ yòókù tó máa ń fira wọn tì sí àwọn ẹgbẹ́ tó wà láyé lónìí tó wà lórílẹ̀ lónìí ibi táwọn máa ń fira wọn tì sí

wọ́n ní ẹ̀rí ìfìtìsí ìfìtìsí nǹkankan tó ní infallibility ni nisbatun ila al-isma ìfi nǹkan ti tí ó lè ìsàṣíṣẹ́ ni wọ́n ní torí pé ìdí tẹ́lẹ̀ fi ni pé àwọn sálàfù rere ó ṣe èwọ̀ kí gbogbo wọn kan kó jọ pà lórí ànù wọ́n ní èwọ̀ ní káwọn sálàfù rere kó sí pé gbogbo wọn o gbogbo àwọn sálàfù orí ànù ní gbogbo wọn àkójọpọ̀ lé lórí wọ́n ní àwọn tó yapa wọn àwọn ni khalaf so àwọn tó yàtọ̀ sí sálàf àwọn tó bá ti yapa àwọn sálàf àwọn ni khalaf lam ya'ti fi ash-shar'a wọ́n ní àwọn kọ́láfún tí wọ́n kò àwọn tó wá lẹ́yìn wọ́n tún máa lọ kọ́láfún náà fún àwọn tó bá wá lẹ́yìn so kódà ìgbà míì tí ó bá yapa gan oyi wọ́n máa ń lò fún àwọn tó wá lẹ́yìn as-salaf àwọn tó síwájú al àwọn tó wá lẹ́yìn so Sheikh Al-Albani wọ́n sọ pé ẹ̀rá àwọn sálàfù kò wá nínú ṣẹ̀ríà ẹ̀yìn fún ni ìbẹnu àtẹ́lù sí àwọn òǹkà tó ذكر في تمام الحديث السابق wọ́n ní eléyìí níbi completion hadithi ta kà fún àtẹ́lẹ̀ pé khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum حيث قال عليه السلام ثم يأتي من بعدهم أقوام يشهدون ولا يستشهدون wọ́n ní lẹ́yìn tá nàbí sallallahu alaihi wasallam tó ti yí àwọn kòrónù thalatha yìí àwọn 3 centuries yìí anábí wá ní àwọn mí ó padà wáwọ́ yashhaduna wala yustashhadun wọ́n ma jẹ́rì nígbàtí wọ́n sọ pé kán wá jẹ́rì wọ́n ma jẹ́rì nígbàtí wọ́n sọ pé kan wá jẹ́rì iṣẹ́ tí wọ́n bẹ̀ wọ́n ma jẹ́ títí di ìgbẹ̀yìn hadith yẹn tánàbí sallallahu alaihi wasallam tó sàlàyé nípa àwọn khalaf àwọn tí wà lẹ́yìn kama ashara wọ́n ní bí annabi sallallahu tó tẹ́ sọ nínú nínú hadithi min tí Ànábì sallallahu alaihi wasallam yin àwọn ìjọ kan lásán nínú àwọn mùsùlùmí Ànábì wọ́n bẹnu àtẹ́lù ọ̀pọ̀lọpọ̀ wọn tí níbi àgbọ́yé tí yàn bá gbọ́ hadith yìí wọ́n ní òun náà ni hadith Ànábì sallallahu alaihi wasallam pé la tazalu ta'ifatun min ummati zahirina ala al-haqq àwọn ọjọ́ kan wọn ní yẹ̀wọ̀n ní gbò nínú al'ummami tí wọ́n mọ̀ borí lórí òdodo لا يضر من حتى يتعم الله أو حتى wọ́n ní kò ní kópa lára bá wọn àwọn tí wọ́n bá ń àwọn tó bá ń yapa wọn títí tí alámàrí ọlọ́wọ́n bó fi dé ẹni tó fi ipa ayé rẹ̀ tí ó fi dé wọ́n ní ẹ̀rí hadithi ó sàlẹ́sà ẹ̀yìn fún àwọn ọjọ́ kan nígbẹ̀yìn ìgbà wọ́n ní àwọn ìjọ tó wáyìn yìí o wọ́n ní àwọn ìjọ kékeré ni wọ́n wọ́n ní in tí wọ́n ma ń lo àtọ́ ifá wọ́n ní nínú èdè Lárúbáwá wọ́n ma ń lò fún alelfard lórí èyàn kan àbí in bá jù bẹ́ẹ̀ lọ so àǹfàní kan ni Sheikh Al-Albani tó fún wa yìí eh, àǹfàní lọ́wọ́wíyà so wọ́n ní tọ́ ifá wọ́n ma ń lò fún èyàn kan àbí tó bá chikin ní tó bá ju èèyàn kan lọ إذا عرفنا هذا المعنى في السلفية وأنها تنتمي إلى جماعة السلف الصالح wọ́n ní ti mọ̀ ìtumọ̀ sàlàfíyà tàà sì mọ̀ pé in tó ń fi rárẹ̀ ti sí òun náà ni àwọn asálàfù sọ́lẹ̀ àwọn ènìyàn síwájú rere wa wọ́n ní ibi tí isma ti wà ibi tí infallibility wà ibi tí kò ní sásìsí ń bẹ wà òun náà ni pé tí mùsùlùmí tó bá rọ̀ mọ́ èyí tí àwọn sálàfì yìí tó wọ́n wà lórí ẹ̀ wọ́n ní ìgbà yẹn ni alámàrí ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ̀n pé wọ́n ti sọ lẹ́ẹ̀kan pé alámàrí méjì làwọn fẹ́ ṣàlàyé lẹ́yìn gbàtán ti ṣàlàyé nisba sàlàfíyà àwọn tán fi ń tì sí alladhi ashartu ilayhi أن كل مسلم يعرف حين ذاته هذه النسبة wọ́n ní alámọ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní gbogbo mùsùlùmí yóò wà mọ̀ nígbà yẹn o so yóò mọ̀ nígbà yẹn pé àwọn sálàfò àwọn ni wọ́n ní ẹ̀yìn àwọn kọ́láfò ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ní kíni èyí tí zẹ́mù ló wá nípa tàwọn wọ́n ní tíyàn bá ويستحيل عليهم بعد هذا العلم والبيان وني وني wọ́n ní àti gbogbo mùsùlùmí yóò wà mọ̀ yóò sì mọ̀ òun náà mọ̀ rankan yóò mọ̀ tafà sí aláìsímọ̀ yìí àìmọ́ sàṣìṣẹ́ yìí so kẹsí pọ̀ gangan ní sàṣìṣẹ́ but ojú ọ̀nà yẹ gangan so gẹ́ bí Sheikh Al-Albani náà sì so wọ́n ní yóò mọ̀ tafà sí aláìsímọ̀ ó wá ṣèwọ̀ fún lẹ́yìn tó ti mọ̀ pé nǹkan tí ó wà infallible ni so ó ṣe èwọ̀ fún lẹ́yìn ìmọ̀ àti lẹ́yìn àlàyé wọ́n ní àwọn òsọ pé kó bọ́ra rẹ̀ kó wọ́n sọ pé sẹ́wọ̀n pé wọ́n sọ pé nǹkan kan ṣèwọ̀ fún wọn ò tí sọ́n tó ṣèwọ̀ fún wọ́n ní lẹ́yìn ìgbà tó bá ti wá ní ìmọ̀ yí pé àójọ́ àwọn sálàfù ni ó ní àìsímẹ̀ wọ́n ní ó wá ṣèwọ̀ fún wọ́n sọ pé àwọn ò sọ pé ó gbọ́dọ̀ bọ́ra rẹ̀ kó àwọn sọ pé ó ṣèwọ̀ fún ni so túnmọ̀ pé àwọn sọ in táwọn sọ yìí dáwọn lójú débi pé àwọn ò sọ pé kó bọ́ra rẹ̀ kó àwọn sọ pé kò tí ẹ gbọ́dọ̀ débẹ̀ ni èèwọ̀ ló jẹ́ fún okay wọ́n ní in táwọn sọ pé ó jẹ́ èèwọ̀ fún ni pé kò gbọ́dọ̀ irú ẹni ni àìsìmọ̀ wà kò gbọ́dọ̀ jẹ́ nǹkankan ìwọ náà gbọ́dọ̀ jẹ́ nǹkankan àfi أن الانتساب إلى السلفية يعني الانتساب إلى العصمة wọ́n torí pé a ti gbọ́yé ní pé kí a máa fẹ́ra wa tì sí sàlàfíyà a ń fẹ́ra wa tì sí tó wà infallible ní wọ́n ní ibo láti mú infallibility wa kí tàà fi ojú ọ̀nà táwọn sálàfọ́ wà lérí ẹ̀ kí tàà fi sọ pé wà infallible wọ́n ní ibi tàà ti mú ẹwà wọn afá kìí sí pé wọ́n kàn dájọ́ lé lórí fún àwọn pé ẹ̀tọ́ wọ́n ní a mú látara hadithi ni wọ́n ní àwọn tó wá lẹ́yìn wọ́n máa ń lò lẹ́rì wọ́n ní wọ́n máa fi ma nígbàtàwọn èèyàn bá yapa ibi tí òdòdó wà wọ́n ní wọ́n máa fi ń sẹ̀rí lórí pé kíyàn mú ọ̀pọ̀lọpọ̀ kíyàn mú bí tí àwọn ọ̀pọ̀ àwọn èèyàn wà níbi tí àwọn kọláfù wà so àwọn kọláfù ma fi ń sẹ̀rí fúnra wọn ni so wọ́n ni àwọn Sheikh Al-Albani sọ pé àwọn sálàfù ma àwọn kọláfù àwọn tó wá lẹ́yìn wọ́n ma fi hadithi wọ́n ma fi ń sẹ̀rí fúnra wọn ni wọ́n ni òun náà ni nígbàtà bá lọ síbi ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó sọ pé la tajtami'u al'umma mi ò ní kójọpọ̀ lórí ànà wọ́n ní kò tọ́ kíyàn máa lo hadithi lórí àwọn tó wá lẹ́yìn lónìí àwọn tó wá lẹ́yìn lẹ́yìn àwọn sálàf lónìí yóò wọ́n ní kò tọ́ kíyàn máa lo hadithi ìlàwọn lórí على ما بينهم من خلافات جذرية wọ́n ní lórí àwọn nǹkan tí ń bẹ ní àárín wọn ní àwọn khilafu tó fún yákáyáká wọ́n ní àdíti pé la tajtami'u ummati ala dalala kò tọ́ ká apply rẹ̀ lórí reality àwọn musulmi lónìí وهذا أمر يعرفه كل دارس بهذا wọ́n ní reality yóò hàn sí gbogbo ẹni tó bá study reality òdodo yóò hàn sí alamari yóò hàn sí gbogbo ẹni tó bá study reality tó se pé ó burú yìí الأحاديث wọ́n ní a tún wá fi kún eléyìí a ti fi kún ọ̀rọ̀ tá ń sọ yìí òun náà ni hadithi tó lálàáfíà so Sheikh Al-Albani sọ pé hadithi yẹn lálàáfíà hadithi tó wá tó ń sàlàyé èyí tí ó ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí àwọn tó ti síwájú wa nínú àwọn Yahud àwọn Jew wa Nasara àtàwọn Christian wọ́n ni àti nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam mina tafarruq nínú ìpínyà tafarruq faqala sallallahu افترقت اليهود على 71 فرقة والنصارى على 72 فرقة وستختلف أو ستتفرق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة قالوا نعم so wọ́n ní hadith yẹn ni hadith annabi sallallahu alaihi wasallam sọ pé àwọn jíò wọ́n pín sí 71 àwọn christians wọ́n pín sí 72 àwọn alìwúmọ̀ wọn náà àwọn náà kùn tó wá pẹ́ sí 73 so gbogbo wọn gbogbo wọn wọn núna àyàfi ẹyọ kan ṣoṣo wọ́n wá bí anábi pé àwọn owó ní ire òjíṣẹ́ Ọlọ́run bá anábi ni àwọn ni jama'a wọ́n ni jama'a tán nabi sallallahu alaihi wasallam sọ òun náà ni jama'a òjíṣẹ́ Ọlọ́run السابق لا تجتمع أمتي على ضلالة wọ́n ní òun ni ó tọ́ kíyàn sọ pàwọ̀ kíyàn sọ kó dá lójú ní pé a lè apply hadithi ta ti sọ síwájú lé lórí òun náà ni hadithi la tajtami'u ummati ala pé al'umma misẹ́ òun ní kójọpọ̀ lórí ànà wọ́n ní àwọn tó gbà lérò níbẹ̀ hadithi òun náà ni àwọn sahaba ìdí tí Sheikh Al-Albani fẹ́ fàyọ́ bí kíní ni pé tàbá sọ pé láti ẹ̀kẹ́ mìíràn ummati ala dalala àwọn kọlàfù ló dálé lórí bó wọ́n la ṣe fẹ́ ṣe hadith annabi sallallahu alaihi wasallam tánàbí sọ pé annabi umu okun sí 73 72 wá wà nù iná ẹyọ kan ló wà lórí kíní ló wà nínú aljanna so annabi sin sọ pé láti ẹ̀kẹ́ mìíràn ummati ala dalala ni kíyàn àwọn wo ni ó fẹ́ kíní yọ kí a 72 wà náwọ́ kí a kàwọn ní ohun òfẹ́ ẹgbẹ́ òwà kò sí àrírò yẹn bẹ́ so kí a kàwọn ní ohun òtí ẹ̀fẹ́ so ohun òfẹ́ tẹ̀lé àwọn 72 ṣe tí a máa fẹ́ kọ briefing tó ṣẹlẹ̀ kalẹ̀ wọ́n ni kódà there was a unanimous decision ah, bóyá except from Mr. kìníkan wọ́n yẹ̀yẹ̀ rẹ̀ wọ́n kàn sí <laughs> so Ànábì sallallahu alaihi wasallam sọ pé la tajtami'u ummati ala dalalah so Ànábì sọ pé al'umma wọn ò ní ṣe kíni wọn ò ní kójọpọ̀ lórí òdodo so 72 wa wọ́n sínà astaghfirullah náà al'umma wọn ò ní kójọpọ̀ lórí anùjàre afọ́n so akílùkọ́ rẹ̀ so anibisa allah sallam sọ pé alúmọ̀ wọn ní kójọ pọ̀lú ìrànà anibisa allah sallam sọ pé 72 72 orí ànù wọn wá káàdà ayẹ kó na ìjìmá ó ti fẹ́ di ìjìmá gan so àkílòpẹ̀rẹ̀ so tí ma fẹ́ wo tí ma fẹ́ ó túnmọ̀ pé in tí sheik albani sọ nìyẹn pé hadith yẹn ò sí apply lórí àwọn khalaf tó yíta àwọn náà bá fẹ́ wo láyé lónìí àwọn olóòpọ̀jù àwọn tó wà nabi sallallahu alaihi wasallam ni àkílòpẹ̀rẹ̀ ni hadith yẹn bá pé àwọn sọ̀hábà nẹ́bí wọn ò ní kójọpọ̀ lórí ànúsẹ́ náà سلام لأنهم هي الفرقة الناجية ومن سلك سبيله إلى نحو أسوأ na wọ́n ní so a ti mọ̀ pé àwọn tán gbà lérò ń bí hadithi pé wọn àwọn tí ò ní kójọpọ̀ lórí ànú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam so àwọn náà sì ni alfirqatu najiya àwọn ìjọ tí ó là so ìjọ 72 alfirqatu dọ́là nìyàn alfirqatu najiya àwọn ni kíni àwọn ìjọyọ̀ kata nabi sallallahu alaihi wasallam sọ pé ó la àwọn náà làwọn sahaba nabi wa man salaka sabilahu àtẹni tó bá ní ojú ọ̀nà wọn wa naha nahwahum tó sì ṣe kíni tó tọ ìtọ̀nà wọn wọ́n ni ẹ̀rá wọn sálàfù sọ́lìhì àwọn ẹni síwájú rere yìí ومن الذين حذرنا ربنا عز وني اويني ني الله سبحانه وتعالى تكيلو فوا القران الكريم من القران لكم ليو من مخالفتهم ومن سلوك سبيل غير سبيل وني القران تكيلو فوا كي كما يابا وان ا سي سي اوجو ا ا ا بودو ني اوجو سي اوجو اون وان الله عز وجل ومن يشاطق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين خير ما تولى المسلم جهنم وساءت مصيرا wọ́n ní ẹni tó bá wọ́n máa ń yíṣẹ́ kéèkéè rọ̀sọ́lá níbi tọ́lọ̀wọ́ bá ti ń sọ pé ẹni tí bá ń yapa òjíṣẹ́ o lẹ́yìn ìgbà tí ọ̀nà ẹ̀mà tó hàn sí ìtàn o tún wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmìní a dájú rẹ̀ kan tó dájú ara rẹ̀ kọ a sì fi sí jahannam bóòl sí ni jahannam sì burú tó ní ibùgbé wọ́n ní àwọn máa ń pé àkíyèsí àwọn ọmọ yáwa níbi ọ̀pọ̀lọpọ̀ munasaba ìjòkó níbi hikima níbi ọgbọ́n tó wà ń bí bí Ọlọ́run bá ṣe ṣe àtfù bó ṣe join ní pé bọ́lọ́wọ́ bá ṣe jọyìn ẹmọ wáyà yẹn wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin ní hikima kan wà níbi tọ́lọ̀ bá fi jọyìn ó wá yapa ọjọ́ ọ̀nà àwọn mùmìní ó yapa rẹ̀ hikima kan wà níbi tọ́lọ̀ bá fi jọyìn ó yapa ọjọ́ ọ̀nà mùmí sí ìyapa nabi sallallahu alaihi wasallam sheikh al-albani ya fẹ́ ṣàlàyé rẹ̀ wọ́n ní kí ni ọgbọ́n tó wà ń bẹ̀ wọ́n ní torí pé tó bá yẹ pé áyà yẹn ó wá pẹ̀lú pé kò sí wàyẹ̀ tẹ́bí àgbáyọ̀rọ̀ sàbílì mùmí ń bẹ̀ ó ti tó tọ́lọ́wọ́ wá sọ pé wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda so nuwallihi ma tawalla ṣe ọ̀kí ká ní ọ̀nà ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn ṣe lára ló ń sọ so ká ní nǹkan tọ́lọ́wọ́ bá sọ nìyẹn pé ẹn tó bá ya pa ojú ọ̀nà ó ti tó but kí wá ní hikima tó wà ń bí tọ́lọ́wọ́ bá tó fi wá sọ pé wa yattabi' ghayra sabilihi ó wá tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmínì كانت كما يأتي wọ́n tó wáyé pé bí àyà yẹn ṣe wá ní pé wọ́n ni tó wáyé pé bí àyà yẹn ṣe wá nìyẹn pé ìyapa nabi sallallahu alaihi wasallam ni ó wà ń bẹ wọ́n ni yóò ti tó láti kìlọ̀ fún yànà ó ti tó láti kìlọ̀ fún yàn àti ìbáyànwí ìbá ẹni tó ń ṣe kí ni ẹni tó ń Yakwa annabi sallallahu alaihi wasallam wọ́n ní àti pé ó ti tó láti dájọ́ lórí ẹni yẹn pé orí ọ̀nà tẹ́ni yẹn rìn o ọ̀nà burúkú ni wọ́n ní ṣùgbọ́n àyà yìí wà báyìí wọ́n ní ṣùgbọ́n wọ́n tún fi kún àyà yẹn gbólóhùn Ọlọ́run bá tọ́lọ́run bá sọ pé wọ́n yẹ tẹ́bù ní pé ó tún wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ wọ́n ní ṣe abasa lélẹ̀ ṣe tí ò ní túnmà lélẹ̀ gbogbo alásìmọ̀ pé ọlọ́wọ́ bá síkín ọlọ́wọ́ bọ̀ kí ń ṣe abasa wọ́n ní a èèwọ̀ ni fún ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó النظرة وما من عطف هذه الجملة wọ́n ní kí wá ní òkè tàbá ti wá gbọ́ yíbẹ̀ kí ni ọgbọ́n tó wà ní pé Ọlọ́run bá sọ ọ̀rọ̀ yí papọ̀ mọ́ mushaqqatu rasul ìyapa nabi يتبع غير سبيل على يشاقق الرسول الحكمة في كلام الإمام الشافعي wọ́n ní hikma yẹ ó wà ń bí imam shafi'i الآية على الإجماع wọ́n ní imam shafi'i lo aya yìí wọ́n fi ṣe ijma' wọ́n ni ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ẹni tó bá ti rin ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn sàhábà wọ́n ni àwọn tó sì pé àwọn ojú ọ̀nà yìí àwọn gangan ní àìsímà níbi ọ̀rọ̀ tá ti mú wá sẹ́yìn wọ́n ni àwọn sí ní jama'a tí annabi sallallahu alaihi wọ́n ní àwọn ẹni ilẹ̀ tó ṣe pé kò tọ́ ní pé fún ẹni tó bá fẹ́ là nínú ìyà Ọlọ́run ọba ní ọjọ́ gbẹ̀ndẹ̀ láti yapa ọjọ́ ọ̀nà wọn يشاكس الرسول من بعد ما تبين له هدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصره جهنم وساءت مصيرا اذا على المسلمين so uh, kílòkọ́ rẹ̀ uh, àlàyé Sheikh Muhammad Nasiruddin Al-Albani nípa uh, nǹkan tí ń jẹ́ as-salafiyya ní ilé nípa pé salafiyya kí ni wọ́n pè ní salafiyya kí ni ìtumọ̀ salafiyya àti pé iṣẹ́ ọ̀ràn yà kíyàn tẹ̀lé náà so nígbàtí a ti gbọ́ ọ̀rọ̀ àwọn àwọn àgbàfà súnnà yìí àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ṣe ìmọ̀nà ní àsìkò wáyí so àkátún gbọ́ ìkanná àwọn àfà tí wọ́n wà láyé lónìí so tí wọ́n níbi táwọn náà ti tún sàlàyé kí ní jẹ́ salafiyya fi bayani ma'na as-salafi aw as wọ́n ni pọ́ìntà láwọ́kọ́ àwọn ni pé káwọn sálàyé kí ní jẹ́ salaf àbí salafiyya ní èdè larwawa kí ní jẹ́ asheikh abdullah ibn abdurrahim al-bukhari so àwọn ni àwọn sọ̀rọ̀ yìí so asheikh abdullah ibn abdurrahim al-bukhari السين واللام والفاء أصل يدل على تقدم وسبق wọ́n ní tẹ́màtí lo sin lam àti fa wọ́n ní ọ̀rọ̀ kan ni tó ma ń dá lórí ìpé nǹkan ti síwájú nǹkan yẹ́ sì ti lọ síwájú yadullu ala taqaddumin wa sabq lihada falafdhatu salaf wọ́n ní torí eléyìí ò gbólóhùn sálàfọ́ ní èdè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni o al-mutaqaddim was wọ́n ní ẹni tó ti síwájú àtẹni tó ti lọ síwájú المتقدم والسابق وهي جمع سالف وني سلف يو جمع بلورال لو سالف سلف جمع بلورال لو سالف ويجمع على أسلاف وني وتمم بلورال وني أسلاف وسلوف أتي سلوف وسلاف أتي سلاف وتطلق على كل من تقدمت wọ́n ní wọ́n máa ń lò fún gbogbo ẹni tó bá ti síwájú rẹ̀ pátápátá nínú èdè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ yẹn wa sabaqak tó sì ti lọ síwájú rẹ̀ min qarabatin wa nahwiha nínú mọ̀lẹ́bí yẹn nínú ẹni tó ní ìran pẹ̀lú yẹn ni àbí tó jọ mẹ́bẹ̀ wọ́n ní inú rẹ̀ náà ni tọ́lọ̀wọ̀n bá fi sọ bólúwọ̀n lọ́wọ́ bá tọ́lọ̀wọ̀n bá sọ pé faj'alnahum salafan ní pé a ṣe wọ́n ní ẹni ìsíwájú ومثلا للآخرين قال الإمام البغوي رحمه الله في تفسير وني البغوي ونصنين تفسيره تفسيره عند هذه الآية السلف من تقدم من الآباء وني إن تنقي سلف وني ببا مطبات سواج ننو فجعلناهم فجعلناهم متقدمين وني أواسي وني أمتوتي سواجه liyatta'iza bihim al-akhirun wọ́n ní so that àwọn tí ó wà lẹ́yìn àwọn míì wọ́n lè gba wáàsí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí wọn wa minhu qawlu Allahi ta'ala wọ́n ní nínú rẹ̀ náà ni gbólóhùn Ọlọ́run bá tọ́lọ́run bá sọ nínú al-Qur'an pé wa an tajma'u bayna al-ukhtayn illa ma qad àti pé kẹ́ kó ní nígbàtí Ọlọ́run bá ń sọ àwọn èèyàn tí yóò gbọ́dọ̀ fẹ́ nínú obìnrin ní kí so

ibi ta fẹ́ ibi tí sheikh ń lò òun ni sálàfihàn ìtumọ̀ sálàfihàn pé èyí tó ti sheikh lo oun ni salafihan itumo salafihan pe eyi to ti siwaju fadhalika mutajafan anhu falistithna'u 'anil ithmi la 'an jawazil fi'li ولهذا يقال لفلان سلف كريم أي آباء متقدمون قاله الراغب الأصفهاني رحمه الله في المفردات وني آه ó túnmọ̀ pé ẹni tó ti ṣe kíni ẹni tó ti fílẹ̀ ìtumọ̀ sálàfù ni pé ẹni tó ti fi kíní yẹn lẹ̀ ìtumọ̀ sálàfù bí áyà ẹni pé ẹni tó ti fi kílòkọ rẹ̀ ẹni tó ti ṣe rí bọ̀ tó ti ṣe kíni ó ti wá fílẹ̀ kìí so áyà wá dé kó ma fẹ́ wọn lọ pé àwa ti fẹ́ wọn no ẹni ní pé ẹni tó ṣe kí ẹni tó ti tí mutajaf ó ti jìnà sí kìíní ẹ̀ so in tán sọ nìyẹn pé àyí tó ti síwájú so ó túnmọ̀ pé kò ṣẹlẹ̀ mọ́ nísìn so yí wọ́n ni ar-Raghib al-Asfahani in tó sọ nínú al-Mufradat nìyẹn wọ́n ni al ibn Athir wọ́n lóhun náà dákọ̀ بأن السلف نبي تماني بنو سلف أما فالوغو ننسو يو ابن الأثير هم من تقدمك أو من سبقك في السن والفضل wọ́n ni tó ń pè ní salaf òun ni gbogbo ẹni tó bá ti rẹ̀ ọjọ́ orí àti ọlá من تقدمك في السن والفضل ولهذا قال ابن منظور رحمه الله والسلف أيضا man taqaddamaka min abaik wọ́n ní ìdí tí Ibn Manzur fi sọ pé sálàfù ní pé gbogbo ẹni tó bá sí síwájú rẹ̀ nínú àwọn bàbá yẹn wa dhawi qarabatik àti àwọn tó ní ìran pẹ̀lú yẹn alladhina hum fawqaka fi sinni wal fadl àwọn tó sì pé wọ́n jùyàn lọ ní ọjọ́ orí àti ọlá wa lihadha summiya الصدر الأول wọ́n ní ìdí ni ó tán fi wọ́n kó ti uh, Ibn al-Athir àbí Ibn Manzur ni ó ní pé ìdí ni tó ṣe pé wọ́n sọ àwọn the first part àwọn apá alákọ̀ọ́kọ́ tabi'in as-salafu níbi lọ́dọ̀ àwọn tabi'in wọ́n ń pè wọ́n ní as-salafu الصالح ومما يدل على هذا المعنى أيضا ما جاء في الصحيحين من حديث عائشة رضي الله تعالى عنها وأرضاها wọ́n ní nínú àwọn nǹkan tó tún dá lórí ìtumọ̀ pé ìtumọ̀ ní pé gbogbo ẹni tó bá ti síwájú àbí nǹkan tó ti síwájú àbí nǹkan tó ti lọ àbí nǹkan tó ti fìyànlẹ̀ والحديث فيه قصة وهو أن wọ́n ní hadith yẹ sẹ́rẹ̀ ó ní ìtàkannú àbí story kannú pé òun náà ni pé annabi sallallahu alaihi wasallam ó múnú dùn fatima ọmọ rẹ̀ wa fatima wa sukun falamma ra'aha wa ra'a jaz'aha sarraha marratan ukhra wọ́n ní nígbàtí annabi sallallahu alaihi wasallam tó rí ìbànújẹ́ rẹ̀ àti ìdùnnú rẹ̀ annabi tún wá dùn nú lẹ́ẹ̀kan sí fadahika wọ́n ní عنها tún wá ó wá rẹ́rìn ó فسألتها عائشة فلم وني عائشة رضي الله عنها أوابي تخبرها ولما توفي النبي صلى الله عليه وآله وسلم سألتها وأعادت السؤال فأجابتها رضي الله تعالى عنها بقولها أما حين سارني في المرة الأولى وني نباتي آه، عائشة وابي بيع كلا النبي صلى الله عليه وسلم صفوة من وني يعني فاطمة وداون wọ́n lẹ́yìn gbàtí tí annabi sallallahu alaihi wasallam tó wá sáláìsí wọ́n ni aisha tó wọ́n bí tún bí wọ́n ni ó wá ní orí nígbàtí inú mi kọ́kọ́ dùn lálá wọ́n ni ẹ̀wọ̀n ni pé nígbàtí annabi sallallahu alaihi sọ fún pé jibril ó máa ń ka qur'an ọmọ ń ka Kùránì fún ọmọ sí àrùdó Kùránì fún ní gbogbo ọdún lẹ́ẹ̀kan wa annahu aaradahu al'an marratayn ní pé ṣùgbọ́n ní ọdún yìí ẹ̀mẹ́jì ni Jibril jẹ́ kó ló sí àrùdó Kùránì fún wa qala laha wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ohun ah, orílẹ̀ ìsìn kankan àfi pé ọjọ́ ọkú ti súnmọ́ fattaqillaha wasbiri wípé Ànábì wọn sọ fún pé bẹ̀rù Ọlọ́run bá kó sì ní sùúrù fa innahu ni'ma as-salafu ana laki wọ́n nítorí pé èmi ò ni'ma as-salafu ana laki ní pé sálàfù tó dáa ni mo so a rí pé gbólóhùn sálàfù náà ni Ànábì sallallahu alaihi wasallam lọ bí pé fa ni'ma as-salaf ana laki ní pé ẹni síwájú dáadáa ni mo ti ṣe kíni mo ti jẹ́ fún ọ so bẹ̀rọ Ọlọ́run Ọba kò mọ́ ṣe kíni kò mọ́ sunkún kò mọ́ ní sùúrù jàre so eléyìí àmúkàkẹ́ fi mú wá láti tó fi ṣàlàyé ìtumọ̀ rẹ̀ ní èdè Lárúbáwá fún wa ni so wà ilá nínú gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ulama àti àti gbọ́ síwájú ọ̀rọ̀ tún wá pọ̀ jù báyìí gbogbo àwọn àìmà àwọn àfá àwọn àfá àwọn àfá àwọn àfá wa so àwọn àfá súnnà gidi àwọn àfá súnnà tó yí pé àwọn ni àwòkọ́ sí lásìkò wáyé ọ̀rọ̀ Sheikh Rabi ọ̀rọ̀ Sheikh Ubayd so but kìí sí gbogbo ẹ̀lẹ́yàn lèyàn fẹ́ play so but uh, ó ti tó fẹ́ni tí ń wò òdodo láti pé tó bá ti rí uh, in so uh, inshallah afẹ́ ikẹ́ àwọn ọ̀rọ̀ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم